high tone B mid tone B low tone B down stepped tone akẹ́kọ̀ọ́ ọlọ́pàá eré èrè èrè èdè èdè àṣà àṣà owó òwò ọwọ́ ọ̀wọ̀.